بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلاة سواجه نبي تيادي أذكى الثالث نعم الرابع آه من الذي يقرأ أنا أبو حاتم نعم الرابع أن يشهد أنه بسم الله الرحمن الرحيم الرابع أن يشهد أنه إذا إذا عفا وأحسن أورثه ذلك من سلامة القلب لإخوانه آه، ونقائه ونقائه ونقائه من الغش والذل وطلب الانتقام وإرادة الشر وحصل له من حلاوة العقل ما يزيد لذته ومنفعته عاجلا وآجلا على المنفعة له بالانتقام أضعافا مضاعفة ويدخل في قوله تعالى والله يحب المحسنين فيصير محبوبا لله ويصير حاله حال من أخذ منه درهم فعوض فعوض فعوض عليه فعوض عليه فعوض عليه ألوفا من الدنانير نعم فحينئذ يفرح بما بما من الله عليه وأعظم فحينئذ فحينئذ يفرح بما من الله عليه أعظم فرح أعظم فرح يكون أعظم فرحا يكون أعظم فرحا يكون نعم أعظم فرحا يكون نعم بارك الله فيكم So, وني الرابع أن يشهد أنه إذا عفا وأحسن الرابع أن يشهد, أن يشهد أنه إذا عفا وأحسن ولا لا كان يعني. so sheikh islam fẹ́ sọ ẹlẹ́kẹ́ nínú àwọn kan tí ma ràn yàn lọ́wọ́ láti ní sùúrù lórí adal khalq annahu idha afa wa ahsana ní pé tó bá yáfí ẹniyàn tó dẹ̀ sí dáadáa awrathahu dhalika min salamati alqalbi li ikhwanihi eléyìí yóò jí kí ọkàn rẹ̀ kó mọ́ yóò lọ́kàn tó mọ́ sáàmà yà rẹ̀ wa naqaihi so yóò sì ní ọkàn tí ó dáa ọkàn tó mọ́ kanga min al-ghish kó ń bí jàmbá wal-ghil àti ìtanijẹ wa talab al-intiqam àti ìmá wá ìgbẹ̀san wa iradati ash-shar àti ìmá gba burú lérò mélòó mélòó pé ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ló ti bí àìmọye àìmọye àìmọye nǹkan sọ́kàn ẹlòmí tó ti ní against ọmọ ìyá rẹ̀ ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ti bí nǹkan mí sọ́kàn ẹlòmí tó ti ga gan so against àwọn ọmọ ya rẹ̀ so and bá ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó rò bóhun lòun ṣe sùúrù fún yà òun gan ṣe sùúrù fún so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó rò pé àwọn ah láyà àwọn ya ní sùúrù fẹ́lẹ̀ òun ní sùúrù fẹ́lẹ̀ ìwọ gan ní sùúrù fún torí tó tààrọ́ kà níbi àlámàrí ni so ìwọ ni ìwọ lílé ìwọ lílé ìwọ ni tọ̀hún ìwọ ni tọ̀hún ìwọ ló wà ní sùúrù fún gbogbo wọn gbogbo mọ́ṣíkílà nísìn ó sì ń kó ọjọ́ papọ̀ so wallahi ó mọ́ ń ṣẹlẹ̀ gan ó mọ́ ń ṣẹlẹ̀ gan kó láà nínú àwọn nǹkan tí máa ń ẹlòmíì ti ní nǹkan míì sínú sọmọ ya rẹ̀ yóò mọ́ wá build up yóò mọ́ build up yóò mọ́ build up yóò mọ́ build up whereas kò sí wallahi tí yàn bá fẹ́ mọ́ bára yàn sí o kò sí èyàn mọ̀ sẹ́ra yàn kò sí èyàn mọ̀ sẹ́ra yàn ní ìjọmọ̀ èyàn kò sí ìjọmọ̀ èyàn ó sì mọ́ gbé wọn kò sí so tí o bá mójú in tí in last time nìyẹn pé kíyàn máa sí deficit sọ́dọ̀ ara rẹ̀ so ní pé ah bóyá ọ̀dọ̀ mi nìkan wà ah bóyá èmi ni èmi ni ìṣètò bóyá èmi ni ṣẹ́rí tó ń kálukú bá rí báyìí wàláhà yóò dà but ogun èèyàn ní máa ń sí nǹkan míì sọ́dọ̀ ọmọlà kejì but kò ní sí nǹkan kan sọ́dọ̀ ara rẹ̀ pé àwọn ah, ní sùúrù ẹ̀yìn ìgbà kan tó ń náà wá ṣe báyìí tó wà ní sùúrù ń kọ́ ah so ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ náà mẹ́yàn so bọ̀ tí yàn bá ní ẹ̀mí tó dáa sáàmà yàn wallahi gan látara àwọn èyàn gan èyàn ó sàǹfàní gan látara àwọn èyàn tó wà láyé gan kí yàn máa iṣẹ́ tó wà máa tó fọ́nì jù ẹni tó bá tún wá jẹ́ sálàfí tọ́nà bá fi máa fi ń ṣàdánwò fún àbí dáàbò ṣíṣe ìtọ́nà máa fi ń wọ̀ tẹ́lòmí mọ̀ òní pé ẹni tó wáyé sálàfí àwọn nǹkan tó jọ máa yé ó ti kó lẹ́mìnà kò ní máa báwọn èèyàn fáyé làwọn kan ó ti máa ṣẹlẹ̀ tí ó sì máa dùn tí ó mọ̀ ní àwọn ìyá rẹ̀ sí so ṣe tán ti mọ̀ pé àwọn olè gẹ́tẹ̀ nínú káwọn èèyàn káwọn jọmọ di owó káwọn àti èèyàn méjì dọmọ di owó mọ́ so yí tó wá kù náà ni pé kí ló value ó value kí sàlàfíà dá kí sàlàfíà dá ẹ̀yìn tí ó ṣẹlẹ̀ ni pé ẹjẹ́ kó máa rí bíbà pé bóyá ìmọ̀ pọ̀tẹ́ bíbà pé bóyá ni yóò fẹ́ yí kí sàlàfíà dá tiẹ̀ ó fẹ́ káwọn èèyàn wà gentle kó wọ́n soft pẹ̀lú ẹjẹ́ kó máa rí bíbà pé ni yóò wà gentle tiẹ̀ yóò ma lele sínú yóò ma lélẹ̀ sínú yóò ma lélẹ̀ sínú yóò di kó tó elomi ti elomi wala elomi ti build the case against awon elomi lọ́kàn ni o case ọdún mẹ́fà wàláhì ẹ̀ eh, òdodo táwà fi wa gan ọ̀ òdodo táwà lórí fi ń agan wa gan ọjọ́ tí ni ó mọ nímọ̀ pé àṣẹ ah, àṣẹ ah, àwọn ìyá pé àṣẹ àwọn gbogbo àwọn tó ń torí torí òdodo lè yẹn fi ń fojú fò wọ́láì torí òdodo làwọn yẹn fi ń fojú fò nǹkan ní tó pọ̀ ní tó pàápàá jùlọ ẹni tó wà lálàmọ̀rí dáhọ táwọn yóò máa wò ń kọ́ àwọn èèyàn èèyàn ń kọ́ àwọn èèyàn ah, eléyìí eléyìí eléyìí eléyìí eléyìí nínú wà nínú wà yóò sì máa build up yóò máa build up sẹ́mi àwọn èèyàn wọ́láì ṣètọ́nù burú gan ṣètọ́nù burú gan ẹni tó náà bá bá sí láàánú ètè rẹ̀ òun gangan ló là òun gangan ló là gan so ẹni tó ti ní nǹkan against àwọn ọmọya rẹ̀ tẹ́nì kankan wá gbé nǹkan kan wá ẹ wò ẹ wò àwọn fítànù tó ń ṣẹlẹ̀ yìí wàlá àpẹẹrẹ ńláńlá ló jẹ́ náà àpẹẹrẹ ńláńlá ló jẹ́ fún wa gan náà ẹ pé ah bóò ni wọ́n ṣe lè lọ pẹ̀lú fítnà ìdí ni pé dọ̀gọ́ ìní ti wà lẹ́mìí ti pẹ́ yaa no ẹni abi àbí ẹni báyìí wallahi tí a bá lè ṣe afu fọmọ yáyàn so tí a bá lè ṣe for fọmọ yáyàn and ṣe rí tàbá sọ pé kí for ṣe áfù fọmọ yáyàn kí ẹ mọ́ mọ́ra kàpẹ́ òkè àwọn ọmọ yáà rẹ̀ ó ṣe wọ̀ gangan ìwọ àwọn nǹkan yìí gangan ya ni kéèyàn mú lò yà ọlọ́run ti kọ́kọ́ fi sọ́bùrù àwọn mi tí ó wà ní ní sùúrù mi lónìí àwọn àwọn tí ò ní ní sùúrù pẹ̀lú mi wọnú gbogbo yìí ah, àbí èmi gangan ló yẹ kí wọ́n tún àmì ṣe pé tọ̀ so wọ́n ní wọ́n kọ́ ìhì min al-ghishi wal-ghilli wa talab al-intiqam wa iradati ash-sharr wọ́n ní tíyàn bá ti wá tíyàn bá ti lè foríjì àwọn ọmọ yáyàn yóò ní salamatul qalb pẹ̀lú àwọn ọmọ yáyàn yóò sì mọ́kànká kún bí àwọn kan wọ́n ní wa hasala lahu min halawati al wọ́n yóò máa ṣẹlẹ̀ sí nínú dúndùn kí ẹ máa yáfihàn wọ́lá àwọn èèyàn máa ṣẹ̀yàn ọmọ yára rí ó sì ọkọ̀ sí nǹkan tó fẹ́ sí sí yóò sì tó dùn ọ́ ìgbà míì kò ní kò ní pọ́n ọlé bó ṣe yẹ kó ọlé ìgbà míì yóò sọ̀rọ̀ sí ọ bí ó sì tọ́ àti bó ṣe yẹ so èyí tó dájú náà ni pé kélé yìí rí pé ah èyí tóun ṣe ò dá o kélé yìí náà rí pé ah mo yáfi ọmọ ìyá mi ẹ wo ẹ wo bó ṣe dá tó kẹ́ni tó ṣàyẹ̀dá kó rí pé ah èyí tí mo ṣe ò dá kẹni tán sàdá fún náà kó ah mo yáfi ọmọ yá mi wọ́n ni ma yazidu ladhatahu torí pé kò sí tí a fẹ́ gbà kọmọ yáyàn kó ti pé lálkìyàmà bá sì jọ rẹ́ tó láyé bá sì jọ sí ayé tó yìí kó wá sí pé lálkìyàmà àtún àmọ́ settle score láàrin ara ẹwọ́ fà bá rẹ̀ kéèyàn foríjì kéèyàn mójúkò ẹni tó ń sa ìdá náà kóhun náà mọ̀ pé ah, òun kò síbi tó pọ̀ yá ibi tán ń pè àkíyèsí òun sí ni ibi tán ń pè àkíyèsí òun sí ibi tí kò sí kò sẹ́ni tí ò mọ̀ ibi tí ṣètọ́nù ti máa ń wọlé tọ̀ torí pé ṣètọ́nù èé kan ṣe pé yóò kàn wọ́ lójijì ó ti ń ṣe láti jọ́ yìí bóyá àwọn ọmọ ẹ̀yà yẹn náà lọ́lọ́wọ́ bá fi ń dín tó pọ̀ abala tán ti ẹlòmíì abala owó wọn ti wọlé tọ̀ bí wọ́n ti bá àfà ah, àwọn èèyàn ní táwọn bá fún mi lówó ah, àwọn èèyàn ní táwọn bá ṣe kìíní ẹlòmíì abala pé àfà àwọn tẹ́rìbíyà sàlàfíyà ò ṣètò ah àfà ìmọ̀ ṣe òun kálukú mọ báàbù tí ṣe ìtọ́n ti mọ wọlé tọ̀ wọláì tí wọ́n bá fẹ́ parọ́ tán àyàn lókù ọlọ́wọ́ bá dẹ̀ ń fi àwọn ọmọ ìyá yẹn ọlọ́wọ́ bá fi ń sádà báàbù yẹn ní tó sọ pé tí ṣe ìtọ́nù bá fẹ́ ṣẹ́rí àrọ́bìnrin tí Ibn Taymiyyah sọ yìí tí ṣe ìtọ́nù bá fẹ́ kó báyàn nínú àwọn irinṣẹ́ tó máa ń lò ní bí ó ṣe kọ́ ti hàn fòkó lọ́dọ̀ àwọn ọmọ yẹn wọláì èèyàn lè máa wà lára kí ẹ máa pàdé ara yẹn kí ẹ máa ṣe pẹ̀lú àwọn ìyá yẹn èyàn sì lè má sí papọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyáyàn fisikali tó sì pé èyàn wà pẹ̀lú wọn ẹwọ́ bá wọn fà súnmọ́ sí ma ń sọ́nà bọ́n sí ma ń síra wọn ẹ̀rí ẹwọ́ ṣe rí tẹbá wo ah, tẹbá wo àwọn afá súnà àwọn sálàf tẹbá ń gbọ́ tẹbá ń ka àwọn àsárùn ẹmọ̀ rò pẹ̀lú kankan gbogbo wọn wà ní báwà rí pé ah tọ̀wọ́s Yemen lòun wà so eléyìí Basri lòun wà eléyìí kí ló kọ́rẹ̀ lòun wà ibi báyìí lòun wà ẹ wọ́n pẹ́ àà so àwọn afá yóò sẹ̀sí bí kankan náà ní gbogbo wáyé náà so wọ́n ni wà hasala lahu min halawati al-afi yóò sí nínú adùn ìmọ̀ yáfihàn ma yazidu ladhatahu in tí ó jẹ́ kí adùn rẹ̀ tún kó pọ̀ sí wa manfa'atahu àti àǹfààní rẹ̀ ajilan torí pé yáfihàn yí mú inshirahu sadri Ah, Ibn Qayyim sọ nínú asbábùn shirahi sadr eh, fásìlù tó yẹ kí yàn kàní nínú zadul ma'ad asbábùn shirahi sadr Ibn Qayyim ní odidi fásìlù lórí nínú zadul ma'ad asbábùn shirahi sadr àwọn nǹkan tí jí kẹ́míyàn Ibn Qayyim sọ kí a máa ṣe sáwọn yàn kí a máa ṣe dáadáa sáwọn Ibn Qayyim dákọ̀rẹ̀ wa hasala lahu min halawati al-afwi yóò wá ṣẹlẹ̀ fún nínú adùn kí ẹ máa yáfihàn ma yazidu ladhatahu but ẹni tí ó máa rí adùn afu náà lẹni tó jẹ́yàn dáadáa náà tẹ́lẹ̀ tó ti rọ̀ bá ara rẹ̀ lórí khair wallahi tí ẹ bá rọ̀ bá ara rẹ̀ lórí intiqam kò ní gbádùn àyàfi tó bá tó rí intiqam yẹn sí kódà kó a yóò fún mọ́ lọ́kàn báyìí ẹni tó bá ti ní tarbiyya kóhun fẹ́ gbẹ̀sẹ̀ wallahi kó máa kó mọ lọ kó mọ bọ̀ kó mọ lọ kó mọ bọ̀ ṣe tí wọ́n mọ tó fọ́nì jù láyé ẹni tẹ́ bẹ̀ tí ó sì tún sọ pé sẹ́ àlóhun fẹ́ gbẹ̀sẹ̀ ni ẹ ó ti yìí tó ti rọ̀ bá ara ẹ̀ lórí ni wallahi tó wà ń bí kẹ́ ẹ̀mọ̀ gbẹ̀sẹ̀ ni ẹfà ẹ ṣe rí gbogbo tí ìwà tí yàn bá ń ṣe yóò padà mọ́ dára yàn yóò mọ́ dára yàn díẹ̀díẹ̀ débi pé ìmọ̀ gbẹ̀sẹ̀ máa ń padà dé ẹ̀wù pé èyí ó bẹ̀yàn yóò sì sin tí ó sì kò sì tún ní tẹ̀lọ́rùn wallahi àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ń jẹ́yàn lówó wọ́n ń san padà wọn ò sì tún fi wọ́n lẹ̀ ní police station a ní mo fẹ́ mo fẹ́ kí ìyà jẹ ìyà títí ń jẹ́bọ̀ láti jẹ́ nǹkan ó sì tún ti sanwó rẹ̀ padà ìpẹ́ à ó ti wá bẹ̀mí à mo fẹ́ mo fẹ́ kó rí mo fẹ́ kó lo oṣù báyìí mẹ́ tó bá lò tán bá wù kó lọ a ní sẹ́ ibi tó lágbára dé sí pé àwọn èèyàn ń kú sẹ́wọ̀n wa àwọn èèyàn kan kú sẹ́wọ̀n fa àwọn kan ló sì gbàgbé wọn síbẹ̀ yes bóyá ẹlòmíì bóyá in tó tọ́ sí náà nìyẹn but ẹlòmíì ẹ wá bọ́ àwọn àṣíyà àtàfíà àwọn kan tí ò ní ìtumọ̀ àwọn kan tí ò ní ìtumọ̀ ọfà ọfà ọfà títí wọn gbọ́ra wọn yé wọ́n lẹ́nìkan bàbá rẹ̀ kò fẹ́ kó fẹ́ nìkan ó wá mú wá ó sà wá nǹkankan lọ́mọ ọmọ rẹ̀ lẹ́sẹ̀ ọmọ rẹ̀ gangan náà ni o ó wá kò fẹ́ kó fẹ́ nìkan wàláhì nǹkan tí mo sọ ẹnìkan ló sọ tó wá ní wọ́n mú wá sí ẹni tó dẹ̀ tó dẹ̀ ó dẹ̀ ń jẹ́ ó dẹ̀ ń fọlọ́wọ́ bá jẹ́rìí lórí rẹ̀ ni ó ní wọ́n mú ẹni ó ní bàbá yẹn bàbá yẹn gangan ló wá ẹ̀sùn kan sọmọ yẹn lẹ́sẹ̀ tán mú wá wọ́n ní kò òun ò fẹ́ kó fẹ́ ìyàwó yẹn so ọmọ yẹn yari pẹ́ni tó wọn fẹ́ ni wàláhì ọmọ yẹn padà kó sẹ́wọ̀n fa àwọn èèyàn padà kó sẹ́wọ̀n ẹ̀yẹ tí èèyàn bá ti ní ẹ̀mí ti kọ́hùn a ní èèyàn ma ẹ̀ṣẹ́ bẹ́yàn ma àwọn èèyàn tó yẹ pé kí ní kóhùn àti ní bọ̀ rẹ̀ jà lásán wàláhì yóò sì fọlọ́pàá gbé kóhùn àti ní bọ̀ rẹ̀ jà lásán yóò sì fọlọ́pàá gbé kóhùn àti ní bọ̀ rẹ̀ jà lásán yóò sì fọlọ́pàá gbé so ó ti ó ti táàdà kí ní ẹni pé wọ́n ti mọ̀ àwọn èèyàn náà ti mọ̀ ládùúgbò gbà ọmọ ọlọ́pàá gbéyàn ní o ẹ̀ntẹ̀ kò lè gbádùn tí ò bá sí gẹ́bọ̀ yìí pé ẹni tó bá ti táàdà áfù náà pé kódà tó bá fẹ́ ṣe ìtìkọ́mù yẹn ó kọ́rọ̀ jamina lásìlì ní pé yóò lè fún ó kò lórí pìlẹ̀ so ní tíyàn bá rí àyìn lórí ní tí ó rọrùn fún yẹn nìyẹn tó bá yẹ pé ìtìkọ́mù ló mọ́yàn látẹ́lẹ̀ pé à ń sí à rárá tí èyàn mọ̀ ríra yẹn èyàn mọ̀ sí kálùmù èyàn mọ̀ sí kálùmù yẹn díẹ̀díẹ̀ títí tí ó fi padà di samaha mayana wọ́n ni ala al-manfa'ati al-hasila lahu wọ́n ni àwọn àǹfààní tí ó ṣẹlẹ̀ sí tó bá yáfi ajilan wa ajilan nísìn àti ní alqiyamana ala al-manfa'a tó pọ̀ ju àǹfààní tó ṣe pé hasila tí ó ṣẹlẹ̀ lahu bil tó bá gbẹ̀san lọ àdọ̀áfẹ́ mọ̀dọ̀ àfà ó táìsára ó dọ́bù rẹ̀ ó trípù rẹ̀ ó táìsì rẹ̀ wọ́n ni wà yadkhulu fi qawlihi ta'ala yóò wá wọnú gbólóhùn ọ̀nà ọba pé wallahu yuhibbul muhsinin ní pé ọlọ́run ọba ní pé ọgbọ́lọ́run ọba nífẹ̀ẹ́ àwọn olùsí dáadáa ẹmọ tọ́nà ọba ti sáyẹ̀ so eh, wal kadhimina al ghayz والعافين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض كون في السراء والضراء والكاظمين الغيظ الذين يوفقون في السراء والضراء والكاظمين الغيظ àwọn tó máa ń أه bínú mi ah ó ṣe fún gan ó lè ní ó lè ó lè yí tí Ibn o si dákẹ́ A sì ọlọ́run ọba tóbi gan wallahi àwọn nǹkan míì wà téèyàn bá padà bá pàdé lọ́dọ̀ ọlọ́run ọba pé sí ní tẹ́ni yìí fi wá tọ́ sí ẹ̀sán báyìí náà ni ó gagan ó gagan ẹ̀mí ni pé ó gbé mi ni pé ó ṣe báyìí mọ́lá hmm, ìní sọ̀rọ̀ kan látẹ̀yìn tó náà bẹ́ẹ̀ sí máa ń sẹ́nu kìíní kan ó ti lálàsí ó ti ṣe wà ní ẹ̀ mọ́sá àmọ́ lọ wọ́n kó sì lọ eléyìn sí kàtìmínà gẹ́ìdì wọlé léhun kàtọ́mọ̀ mẹ́ kò eléyìn sínú àwọn kàtìmínà gẹ́ìdì so kò jẹ́ bó sì jẹ́ wọ́n ní fayasiru mahbuban lillah yóò wá di ẹni tọ́nà ọbọ̀ nífẹ̀ẹ́ wayasiru haluhu halaman ukhidha minhu dirhamun ẹwọ́ kìí yá sí tí Ibn Taymiyyah fẹ́ mú wá fún wa ní pé ìṣesí eré wá dàbí ẹni tí wọ́n gba kọ́bọ̀ kan lọ́wọ́ rẹ̀ fa'uwido alayhi ulufan min ad-dananir wá fún ní thousands of naira wọ́n gba kọ́bọ̀ kan àbí wọ́n gba naira kan lọ́wọ́ rẹ̀ wọ́n fún ní millions of naira wọ́n ní fa hina idhin wọ́n ní nígbà náà yafrahu bima manna Allahu alayhi yóò máa yá dunú sí nǹkan tọ́lọ́wọ́ bá ṣe fún wọ́n ga bó ṣe Ah, ní ìdùnnú bí ìdùnnú ṣe lè ga sí àbí bó ṣe lè jẹ́ sí so bí ìdùnnú ṣe lè ga sí àbí bó ṣe lè jẹ́ sí so nínú àwọn nǹkan tí wọ́n máa rò nìyẹn tí wọ́n fi máa gbé ìbínú mi tí wọ́n fi máa ní sùúrù lórí pé àti máa ọmọ ìyá mi ni tí máa yáfi rẹ̀ àǹfààní tí ó ìṣe fún mi ń pọ̀ mélòó mélòó èèyàn tó yẹ pé ẹni tí ó ṣe dáadáa fún gan ó ti fìbínú gé e dànù sùúrù tí ó ní ó yá wọ́n ṣe bísẹ̀nsì pọ̀ ní àwọ̀ yìí kò tí wọ́n ah alálàṣẹ́ wàá gbà Ofe, Ofe, ó fẹ́ orògbó lè mi be àbí ó ti sọ̀rọ̀ lọ orí ah Allahu Akbar Allahu Akbar mo rántí ìṣẹ̀lẹ̀ kan àwọn kan ṣe business papọ̀ àwọn tí wọ́n wá ń sanwó business yìí owó tí wọlé ẹ sì lọ fọlọ́pàá gbé ẹni tọ́jọ́ ń ṣe business ẹ sì fi sí prison ẹni wá ń ṣe business see so enter visit prison ẹni yìí ó sì fi ṣe yín lóore bí eh, business yìí ni o ṣe ń tẹ́ fi sí prison ni ó jáde lọ́la tẹ́ni ọya ajá continue business ẹ wo bí yàn sí máa hàrọ́ mọ́ ara rẹ̀ lórí látara ìníṣòro àǹfààní tẹ́yìn owó rí tó pọ̀ tó pọ̀ tó pọ̀ lára yẹn tí a bá máa mójú kò ń bí tí a bá máa mójú kò fáwọn yẹn ẹni tí máa máa mójú kò fáwọn yẹn yóò máa jẹ àǹfààní àwọn yẹn gan ẹni tí máa mójú kò fáwọn yẹn yóò máa ra àǹfààní àwọn yẹn gan bọ̀ gbogbo ilé yìí tàn sọ yìí náà ní hududu shar'i náà ni ó ní in tí ó fi hàn nìyẹn lọ́wọ́ ni ọ̀yí ní in tí ó fi hàn nìyẹn lọ́wọ́ ni pàápàá jùlọ ṣe rí tíra yìí ó dájú kọ ẹni tó yẹ kó ní sùúrù ju ẹni tó ṣe kíni ẹni tó ṣe àbòsí lọ ọ̀yí so ó dájú kọ ẹni tó yẹ kó ní sùúrù so kìí sẹ̀rí fún wọn tó àbòsí pé ara ọ̀ ọ̀ tí ka kọ́yẹ́dá tó fi sọ́bùrẹ̀ kálọ̀ ti ka ní gbogbo ẹ̀sìn tó ń gbà kìí rárá so Ibn Taymiyyah náà wà rí àpẹẹrẹ nínú ilé yìí nínú ìmán ó ní rìsáàlà kàtí Ibn Taymiyyah kọ kitabul jihad ló wà nínú majmu'ul fatawa Ibn Taymiyyah kọ nígbàtí ó wà ní kọláà ní alkọláà ní Misr ó wá kọ sí àwọn èèyàn ní Damashq ní Damashq pé kí wọ́n má kẹ́nìkankan má blame ẹnìkankan wọ́n nípé ẹni tó rí pé ṣe báyìí náà fi ti ṣe ní tó sọ fún àwọn ọmọ rẹ̀ pé gbogbo àwọn àní gbogbo àwọn ẹni tó ṣẹ̀wọ̀n náà àmọ̀yá wọn àwọn ọ̀tá wọn ti yáfì wọn a ń bèèrè tàṣí àwọn ọmọya Ibn Taymiyyah sọ nínú Majmu' al ó ní wa fil ó ní ní sókè o àbí nínú àwọn kan tóhun ti sọ síwájú ma yubayyinu ni'ama Allahi allati an'ama bihi alayya Ibn Taymiyyah wà náà wọ̀n ní sọ onínú nǹkan tí mo ti sọ síwájú yẹn ni pé in tí ó sàlàyé ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún mi wa ana fi hadha al-makan alé èmi tí mo sì wà láyé yóò nínú ẹ̀wọ̀n yóò a'zamu qadran ipò mi tún ga ju bí mo ṣe wà ń ta ni wa aktharu adadan ma la yumkin hasruhu wa aktharu ma yanqusu alayya al-jama'a so wani wa aktharu adadan ní pé ok bóyá àwọn orí tí ó ń ṣẹlẹ̀ sóhun bí a'dhamu qadran ó ga nípò ó pọ̀ ní òǹkà ma la yumkin hasruhu ní nǹkan tó ń wòlé ka wọ́n ni wa aktharu ma yanqusu alayya aljama'a wọ́n ni fa ana uhibbu lahum an yunalu min al-ladha àwọn tí wọ́n ti Ibn Taymiyyah àmọ́lé ni ó ẹmọ gbọ́n kan tí Ibn Taymiyyah sọ fún pa wọn ó ní fa ana uhibbu lahum ó ní mo nífẹ̀ẹ́ fún wọn an yanalu minal ladha káwọn náà rí nínú adùn was-sururi àti ìdùnnú wan-na'imi àti dẹ̀ra ma taqarra bihi a'yunuhum ní nǹkan tí ó jẹ́ kójú wọn tutù àwọn tàbí mẹ́wàá ni ọ̀rọ̀ wa an yaftaha lahum min ma'rifatillah ó padà sí nǹkan tí Ibn Qayyim sọ lẹ́ẹ̀kan pé òun orí kó ṣépè fún yàrí yóò tún sàdúrà fún wọn gbogbo eléyìí náà ẹ̀mọ́jà gbà pípé eh, Ibn Taymiyyah Mujahid ni o sójú ọ̀nà ìgbóguta àwọn bídá ọ̀ òun ti kọ́kọ́ fi àádìlò nílẹ̀ ọ̀yẹ́ so gbogbo àwọn nǹkan tí in tó fi ṣe pé ẹ̀ẹ̀lẹ̀ wà kò lè jẹ́ àjòjì tẹ bá ara àwọn èèyàn bá ń ṣe nífẹ̀ẹ́ Ibn Taymiyyah bá ń ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tẹ bá ara àwọn èèyàn personality mi ò bá lọ sí káwọn èèyàn gbòdòdó ó pọ̀ gan ó pọ̀ gan nínú dáwà Ibn Taymiyyah Taymiyyah ni wa an yaftaha lahum min ma'rifati Allahi wa ta'atihi wal jihadi fi sabilihi ma yasiluna bihi ila a'la darajat pé kọ́lọ́wọ́ bá kó ṣe fún wọn nínú ìmọ̀ Ọlọ́run bá àti ìtẹ̀lé rẹ̀ àti ìjagun sójú ọ̀nà rẹ̀ èyí tí wọ́n fi dé àwọn ipò tó ga jùlọ sẹ́wọ̀n ká so wọn kan so ah bó ṣe yẹ kí yẹn jẹ́ ní o pàápàá lọ sáwọn àmà yáyàn abala yìí ṣe rí àrọ́bìnrin tó yẹ kí yẹn máa àádà kí yẹn máa wòye sí ni o kí yẹn máa wòye sí kí yẹn máa àádà kí yẹn máa wòye sí ni pé kí n má fò jẹ nìyí kí làwọn dáadáa tó lè yọ ń bẹ̀ ẹ̀bọ́n àti bá foríjì ní lè kọ́kọ́ rí pẹ̀ sákèsì báyá tọ́nà bá ní tọ́nà bá ní lọ tí bá foríjì tí bá yáfì rẹ̀ so dáadáa yìí pọ̀ sálàfí ni

tẹbáwò ẹ̀ẹ̀n Sheikh Abdullah Salfiq kí lẹ̀yìn rántí pé Ibn Adi sọ pé wọ́n sí ta ló rántí ta ló rántí ẹ̀yìn àbú àbáfà ni Satan bá ní Salfiq lọ. <laughs> A'udhu billahi minash shaitani rajim. Ẹ̀wọ̀n gan ẹwùn kẹ àwọn tí yíò sàǹfàní lára gbogbo àwọn tó sàǹfàní lára àwọn ìyá rẹ̀ tó yí pé kálò ṣe kìíní ní àǹfàní tó ìmọ̀ jẹ lára wọn pọ̀fà ẹwùn kẹ àmọ́kéwù rẹ̀ àmọ́kéwù rẹ̀ tán bàbára rẹ̀ lọ́sàn lóru wọ́n bàbára rẹ̀ wọn ò mọ́ra mọ̀ rí rẹ̀ kéré ẹwùn kẹ ìntìkọ́ọ̀mù kéèyàn tàádà kéèyàn ti ríra ẹ̀ lórí ìmọ̀ gbẹ̀sán kéèyàn ríra ẹ̀ lórí pé هنا إيه، يقوم أبو زيد يقول موسى أبو زيد نعم آه، أبو زيد الخامس الخامس أن عندنا أنه من تقم أحد حق لنفسه كلا كلا الخامس أن أن يعلم أجمو كلا أن يعلم نفقه نعم. نعم. الخامس أن يعلم أنه ما انتقم أحد قط لنفسه إلا أورثه ذلك ذلا يجده في نفسه فإذا عفا أعزه الله تعالى وهذا مما أخبر به الصادق المصدوق حيث يقول ما زاد الله عبدا يعفو إلا إلا عزا يعفو بعفو بعفو إلا عزا فالعز الحاصل له بالعفو أحب, أحب إليه وأنفع من العز الحاصل له بالانتقام فإن هذا عز في الظاهر وهو يورث في الباطن ذلا والعفو ذلا في الباطن وهو يورث العزة باطنا وظاهرا الله أكبر dẹ́mìyàn sọ pé alhamis nínú àwọn nǹkan tí ó mọ̀ ara yàn lọ́wọ́ láti ní sùúrù lórí àwọn àìdá táwọn èèyàn bá ń ṣe síyàn àbí ìnira tí èèyàn bá ń rí lọ́dọ̀ àwọn èèyàn àbí jàǹbá tí èèyàn bá ń rí lọ́dọ̀ àwọn èèyàn àbí àìṣe déédé tó tí èèyàn bá ń rí lọ́dọ̀ àwọn èèyàn yàn wípé an ya'lama anna man taqama ahadun qattu wípé kó lọ mọ o wípé ẹnìkan ò ní gbẹ̀san láyé li nafsihi kó gbẹ̀san fúnra rẹ̀ illa awrathahu dhalika dhullan yàfi kíkiní yẹn kó jogún ìyẹpẹrẹ fún yajiduhu fi nafsi yóò máa rí lẹ́mìíra rẹ̀ ó ti ṣetán ó ti gbà tán náà ó ti ṣetán náà wọ́n ni fa idha afa ṣùgbọ́n tó bá yáfi a'azzahu Allahu ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sẹ̀kì ni yóò gbéga ọlọ́run bó fún ní àìzà so àti kíni àti sólùtọ́tì so in tán pè ní izza ni kúwà tó wà musahaba pẹ̀lú rífà àti sólùtọ́ tó ma ń fúnyàn ní àgbéga àti kíni àti agbára sọlọ́wọ́ bó fún wọ́n ni wa hadha mimma akhbara bihi sadiqul masduq nínú nǹkan so nínú nǹkan so ní pé haythu yaqul nígbà tó sọ pé ma zada Allahu ọlọ́wọ́n bò nílé ẹrúkún pẹ̀lú kó máa yáfí àyàfi ọlọ́wọ́n bò máa bu ìkún ni pé à ẹ kò ní sọ kankan ó gbọ́ àwọn tí wọ́n ṣe kò ní sọ kankan fún wọn wọ́n ni falẹ̀ àìzù alhásìlú láhù bìlà áfùwì wọ́n ni àìzì tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú kíyàn yáfíyàn àhábù ilé yìí ó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n á ń fa àwùláhù ó sì ń sàǹfàní ju minal izzil hasili lahu bil intiqam ju iyì tó ń rò kó ń orí níbi kó ń gbẹ̀san lọ wọ́n ní fa inna hadha izzun fi dhahir wọ́n tó gbé kéèyàn gbẹ̀san ó lè fẹ́ jọ iyì àpọ́nlé ní èrèfé bó ṣe rí wa huwa yurisu fil batini so kíyàn sí yáfíran èyàn rẹ̀ yìí zullun fil batin èyàn lè rò pé ó yẹ pẹ̀lẹ̀ ara rẹ̀ ni bóhun sí mọ́ sínú fa gbogbo àwọn yíwọ̀n á tẹ̀ mọ́lẹ̀ ẹ ma wò náà gbogbo àwọn yíwọ̀n á tẹ̀ yí mọ́lẹ̀ sẹ́hun kẹ́ wa huwa yurithu pé tó bá yá fi àwọn èèyàn ẹ̀ má rò pé ó dèèyàn rédè rédè o ó máa di ẹni àpọ́nlé sí ni mélòó mélòó mélòó mélòó mélòó nǹkan tó yẹ pé èèyàn gan ṣe tó yẹ pé lẹ́yìn years ló wà rẹ̀ pé ah, ọjọ́ tí mo ṣe kíní yìí ah, ẹni yóò ṣe kankan o ọlá mi wọn kódà wọn kékeré mi tó àwọn nǹkan mi pé ah, ọjọ́ ó sì tún ṣe dáadáa pẹ̀lú mi ẹni tó sì ṣàìdá náà ó padà rántí òun náà so tó máa wò pé à gbogbo tó ń ṣe àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn ó padà rántí ẹmọ tí a máa tó fọ́nì jù pẹ̀lú mẹ́mórì láyé ni nǹkan kan lọ́kàn wá ṣe lójọ kan tí ó kàn jẹ́ wọn rántí kìíní ẹ̀tọ́ ọ̀tí ẹ̀ní tí ó líǹkì mọ́ra wọn rárá ó wà rántí pé mo ṣe báyìí o mo ṣe báyìí fi ní à èèyàn dáadáa ni èèyàn dáadáa ni so kò wá tún wá sí ẹni téèyàn tún nínú àwọn èèyàn o nínú àwọn èèyàn of course anabi sallallahu alaihi wasallam ló pé jù mí eré àwọn sahaba anabi sallallahu alaihi wasallam nínú àwọn èèyàn pàápàá jùlọ ẹni tó kọ tírà yìí so àpẹẹrẹ ńláńlá lábala yìí ni sheikhul islam ibn Taymiyyah jẹ́ so àpẹẹrẹ ńlá lápẹ́ kí èèyàn mọ́ kọ́lọ̀n wá fi kọ́lọ̀n fi pé èèyàn mọ́ yá fihàn kọ́lọ̀n fi gbéyàn ga àwọn àwọn example táwà mú alábàlá yìí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ rẹ̀ aláwọ̀kọ́ òun ni abul hassan ali uh, so abul hassan ali albakri so uh, nínú àwọn sufi kuburi ni láyé sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sufi kuburi so sheikhul islam ibn taymiyyah kọ tírà wọ́n kà fatuwa fatwa bóyá sọ́fà kan àbí méjì náà wọ́n fi ṣàlàyé istighatha kí a máa ṣe istighatha bi ghayrillah wọ́n sì ṣàlàyé rẹ̀ pàápàá jùlọ àwọn tó máa ń ṣe istighatha pẹ̀lú annabi sallallahu alaihi wasallam tó lélẹ̀ yìí pọ̀ gan ní asur ibn Taymiyyah gan àwọn èèyàn ti jàwọ́zà rẹ̀ fún àwọn ṣe istighatha pẹ̀lú annabi so that is wọ́n máa ń ẹni tí ó gbàyàn nínú àdánwò so sheikh islam wa kọ fatwa eh, wọn sọ̀dárọ̀ fatwa nípa nǹkan yìí bí bakiri ṣe jáde nìyà so bó ṣe kàfàrà sheikh islam ibn taymiya ni ó si sọ pé sheikh islam ibn taymiya kò pán annabi lè kò pán jánibà annabi lè kódà ó pé ibn taymiya ó pè ní zindiq so ramahu bi zandakọ̀ so ó fi zanla kọ̀ sí sọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala so fi zanla kọ̀ sí sọ́dọ̀ Ibn Taymiyyah so ó sàṣe gbogbo ilé so ká fara Ibn Taymiyyah Ibn Taymiyyah wọ́n á kọ àrọ́dù ala al-Bakri lè lórí òun ni kìtàbù al-Istighatha tamam so kìtàbù nafi' mumti' tíra tó dá so tíra tó dá so tíra tó dá so Sheikh Islam dákọ̀ kọ́ àìdà kan náà tíra ẹ̀rì pé mo sọ pé lẹ́ẹ̀kan pé bákìrì yẹn sọ pé ní pé sheikh islam pọ́n ànábì lè ní pé sheikh islam ṣe ìntì kọ́ọ̀sì ànábì ní pé eléyìí ó ti túmọ̀ rídà fún sheikh islam so ní pé sheikh islam ti fẹ̀sìn lẹ̀ so ó wá sọ pé sheikh islam wá sọ kíní kan kọ́ ayé kan tó lágbára gan sheikh islam sọ pé tá bá ti wà ní jáníbù tawhid tá ti ń sọ̀rọ̀ tawhid kò sáyè fún pé wọ́n ń ṣe ìtì ọkọ́ ọ̀sọ̀ kọlùkù mi ìkàkánú ẹ̀dà ọlọ́run ọ̀yí tó bá ti di pé a fẹ́ fi tàwàhídì nílẹ̀ fọ́lọ́run ọba kò sọ̀rọ̀ pé wọ́n wọ́n ṣe ìtì ọkọ́ ọ̀sọ̀ ẹnìkankan hatta annabi sallallahu alaihi wasallam so ní pé ọ̀yí ó lẹ́rí kan tí bìrìtẹ́mì àwọn wa bọ̀ wọ́n padà tún wọ́n rí ẹ̀rí mi bọ̀ ó làpọ̀ mo ti gbàgbé ẹ̀rí kejì ń sìn bọ̀ ó lẹ́rí tí bìrìtẹ́mì àwọn wa kí lẹ́rọ kó lè jẹ́ ẹ̀rí fún ah Allahu akbar àwọn ibìrìtẹ́mì à fi ìmọ̀ wọn fi ṣiṣẹ́ torí pé àpẹẹrẹ nìyẹn man amila eh, bima alim awrathahu Allahu ma lam ya'lam ẹni tó bá ń fi ń ṣiṣẹ́ nǹkan tí ó mọ̀ ọlọ́wọ́ bó jogún nǹkan tí ó mọ̀ fún kẹ́rẹ̀ rò pé Ibn Taymiyyah fi sẹ̀rẹ̀ Ibn Taymiyyah sọ pé tabawo qissa ifk ọ̀dọ́ lafdhu yìí ìyìn bá pàdé bóyí mi ní ìtì rí ìyìn bá pàdé nínú àwọn sihah nínú àwọn kìrìkọ̀ tó lálàáfíà so but nígbàtí Ọlọ́run bá sọ àyà tó fi ń bàrọ̀ Àìṣà kalẹ̀ ìyá Àìṣà wọ́n sọ fún pé qumi ila rasulillahi sallallahu alaihi wasallam fashkuru ẹgbẹ́ dìde sójíṣẹ́ Ọlọ́run bá kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Àìṣà wá ní onílá la ahmadu illallah ní pé yìí ní yẹn nìkan yà ọjọ́ ọlọ́wọ́ bó sọ pé ah ọwá ń tẹ́m̀bẹ̀lẹ̀ mi mọ́dé but ṣe rí ọjà yìí mo tún wá padà rí ẹ̀rí mi fún pé ah eléyìí gan tún jẹ́rìí gan náà fún so mo tún padà rí mi náà fún kó eléyìí gan jẹ́rìí fún ní pé mọ́dé tẹ́yàn bá ti ń fi tẹ́yàn bá ti ń fi hákòtọ́ ọlọ́wọ́ bá nílẹ̀ ẹnìkan kò gbọ́dọ̀ eh, sallallahu alaihi wasallam masha Allahu wa àjàáltani lillahi niddan torí pé gbogbo ibi tó bá sì di pé afẹ́fẹ́ hakọ̀ ọlọ́run ọba nílẹ̀ ah, ẹnìkan wà sọ pé wọ́n ṣe ìtẹ̀kọ́sọ̀ wọn bẹ́ tani wọ́n ibi tó bá ti ń fi hakọ̀ ọlọ́run ọba nílẹ̀ tán fi tawhid ọlọ́run ọba nílẹ̀ ẹnìkan wà ní wọ́n ṣe ìtẹ̀kọ́sọ̀ so in tó ń sọ ni pé ibi tán fi ń ṣe tawhid ọlọ́run ọba yẹn wọ́n gbọ́dọ̀ fi jẹ́ náà kùn so Ibn Taymiyyah lallase Bakri wallahi jahili eye ìgbà tí ó ti Ibn Taymiyyah lallase fúlbólóhùn jahili ti ń fònú tí <laughs> àwọn jahili mọ́lá ya rí àwọn alfáàzù tó lágbára ga tó fi lallase Bakri tó tó fi sàlàyé rẹ̀ so àwẹ́ ìsá ó sáà kàfàrà Ibn Taymiyyah Ibn Taymiyyah ṣe wọ́n mọ́ bó ṣe lágbára tó yìí nọ́pùtọ̀ kan tó wà ní so but bóyá àkọ́kọ́ sàlàyé ibi kata fẹ́ yọ kátó padà wá bà bóyí Ibn Taymiyyah ṣe wá bó ṣe wá ṣe tó yìí Ibn Taymiyyah tó sọ pé òun ò kàfàrà rẹ̀ Ibn Taymiyyah sọ pé òun ò kàfàrà rẹ̀ torí pé Ibn Taymiyyah wá Ibn Taymiyyah máa ń ṣe udhur bil eh, jahl but ẹ bá wọ àwọn tí Ibn Taymiyyah ṣe udhur bil jahl fún hmm à ń bọ̀ wábẹ̀ à ń bọ̀ wábẹ̀ wọ́n dà pé bóyá mo kọ́ sí bóyá bẹ́ pọ́ǹtì mi mo kọ́ sí ọ̀rọ̀ tí bí tèmi yà sọ ń pa Bakri Ganga àti ok abẹ́ pọ́ǹtì mi lásán sí alẹ́sọ́nà alẹ́sọ́nà so alẹ́sọ́nà so bọ̀tẹ̀ yíká kọ́kọ́ yẹ̀nà náà nǹkan tánṣà so nígbàtí ó sà pé Ibn Taymiyyah kèfèrí Ibn Taymiyyah lóhun ọ̀kà fara rẹ̀ but ẹ bá wo àwọn àwọn nǹkan tí Bakri kó sí istighatha abilamuwa ti samuni kuburi sufi ni o so àwọn nǹkan tí Ibn Taymiyyah àṣẹ tún ṣe ìtìláàkó rẹ̀ nínú tíra yẹn nǹkan tó kó sínú bámbámọ́ ni pé eléyìí nínú àwọn kò fàárò lè máa ń ṣeré so àwọn àwọn mushirikun àwọn àwọn ẹni tó ti kó sí ṣírkì lélẹ̀ so ní máa ń ṣe báyìí so ala kulli hal Bakri yìí bá ó ṣàbẹ̀rẹ̀ sí ń ṣe fatuwa pe Ibn Taymiyyah kèfèrí ni kò tún wá ṣe pé ó tún sọ pé Ibn Taymiyyah kí wọ́n ti mẹ́wọ̀n lásán àwọn yòókù rẹ̀ sọ pé kán ti mẹ́wọ̀n òun sọ pé kí wọ́n pa ni òun sọ pé kí wọ́n pa Ibn Taymiyyah ni pé kò ní pé kí wọ́n pa ni so nígbàtí pressure bá ṣàpọ̀ lọ́dọ̀ olórí so wọ́n gbogbo àwọn Sufi yẹn wọ́n dákọ̀ àwọn tí wọ́n lọ bá olórí nasrul manbaji ibn ata'illah al-iskandari so gbogbo wọn lọ bá wọn lórí pé eh, ibn taymiya yìí ń ṣe báyìí báyìí kódà ó tún lọ rojọ́ ibn taymiya lọ́dọ̀ kọ́dí ọ̀tọ́ wá lọ́dọ̀ kọ́dí wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní eh, òun kìí ṣe istigọ́ta pẹ̀lú ànábì wọ́n ní à ah, eléyìí ṣe kéèsì náà so wọ́n ṣàwọn padà lọ sọ́dọ̀ olórí wọn ti ibn taymiya mọ́lẹ̀ ọ̀tán ti ibn taymiya mọ́lẹ̀ tèmi àpẹ torí bákírí gbogbo àwọn ilé iná ni o ní tèmi àtúpẹ́ mẹ́ àwọn yóò tún máa wá sẹ́wọ̀n wọ́n tún wá gbà kéwù yóò tún di pé ah ta ló tún wà lẹ́wọ̀n yìí wọ́n tún wá sẹ́wọ̀n wọ́n tún wá gbà kéwù wọ́n jòkó wọ́n tún ìmọ̀ ń lọ tíra ń lọ ọbẹ̀ ń lọ so wọ́n tún ó tún yá wọ́n tún wọ́n gbà tán padà tún ibùn tèmi alẹ́ so ó sà ti ní nǹkan against ibùn tèmi alẹ́ bí òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n ṣe lọ lu Sheikh al ni wọ́n lù ní lílù tí ó mú yẹ̀pẹ̀rẹ̀ wá so nílù tó mú yẹ̀pẹ̀rẹ̀ wá nígbàtí Ibn Taymiyyah máa ń pa ilé so nígbàtí Ibn Taymiyyah máa ń pa ilé Ibn Taymiyyah sọ pé àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ń gbárùkù tí Ibn Taymiyyah wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé à kí ló fẹ́ káwọn so Ibn Taymiyyah ní kí wọ́n ṣe kankan wọ́n sàbẹ̀rẹ̀ sí ń wà ká wọ́n fẹ́ wọ́n fẹ́ gbẹ̀sán fún Ibn àwọn èèyàn nífẹ̀ẹ́ òdodo tó ṣe pé gbogbo bíbí tèmi àbá lọ ẹ̀rù ti máa bá àwọn àfáà yẹn táwọn yẹn bá ti ń rí pé ah, ó ṣe wọnú ìlú yìí ó ṣe wọ Iskandar àwọn èèyàn ti kójọpọ̀ tí ó ṣe wọ mísọ̀rọ̀ ni àwọn èèyàn ti kójọpọ̀ tí àwọn èèyàn ti ń kéwú lọ ní tó kọ́kọ́ lọ sọ fáwọn kọ́ di ni pé ó ti ń sọ pé àwọn àfáà ìlú yìí ìṣẹ́yàn rí kílòkó rẹ̀ kílò eh, eh, gbogbo èèyàn ló láwọn tí ó jogun rẹ̀ wọ́n ti sọ wọ́láyìn tí wọ́n sọ pé Ibn Taymiyyah nínú àwọn kéèsì tán gbé lọ sọ́dọ̀ kọ́ dí against Ibn Taymiyyah ni pé ó sọ pé àwọn àfáàlú yìí wọ́n èsè yàn rí àwọn pé ẹlẹ́bọ ni wọ́n ìtàn lọ rọjọ́ Ibn Taymiyyah fún lọ́dọ̀ kọ́ dí nìyàn so wọ́n sàmọ́kọ́ ó sàlú wọ́n sàn wá bá kiri wọ́n wá bá Ibn Taymiyyah lẹ́yìn ní kílọ̀kọ́ rẹ̀ ẹ má ṣe kankan ó wà fi wọ́n fi hàlì pé kò kò kò sí kankan pé òun fi ilẹ̀ òun yáfẹ̀rẹ̀ fọ́lọ̀ ó wá sọ kankan ó nítọ̀ bákan mẹ́ta ní kíní yálà kó sí pé hákò yìí hákò òun ni tó bá jẹ́ hákò òun ti yáfẹ̀rẹ̀ tó bá jẹ́ hákò ọlọ́run ọba ni ọlọ́run ọba ni ó gbẹ̀san fúnra rẹ̀ tó bá sì jẹ́ pé hákò ti yín ni òun ti bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀ bá ní gbọ́rọ̀ sóhun lẹ́nu ẹ má wá bí òun fún fatuwa mọ́ wọ́n sọ gbólóhùn kan wọ́n á ní bákìrì tó lu Ibn Taymiyyah tó pàwọn èèyàn kò wá tún àríbò mí ìsásí nígbà táwọn èèyàn ń wá kí tán fẹ́ pa ju ilé Ibn Taymiyyah lọ ilé Ibn Taymiyyah gangan Ibn Taymiyyah ló gbà sílẹ̀ kò ríbò mí ìsásí ju ilé Ibn Taymiyyah lọ wọ́n dákọ̀ àwọn nǹkan inú àwọn tíra but àwọn mọ̀sọ́dìrì tán ti dákọ̀ wọn padà sí wọn yìí rí wọn mẹ́wàá ó bá àwọn kan yìí yìí ń sọ torí bóyá àwọn ọmọọ̀yá àwọn kan mí àwọn ọmọọ̀yá lè kọ́ máa kọ́ wọ́n fi sìn yàrá wọ́n dákọ̀ pé ó pa àwọn mọ̀sọ́dì tí wọ́n mọ wájú lẹ́yìn but ṣẹ́mà kàmáàlì ọlọ́run bá nìkan lónìí kàmáàlì so bóyá ojú yẹn fò ní àbí bóyá ọlá bímọ yẹn ṣe kéré náà ni òjé kéèyàn rí tó àbí àwọn nǹkan tó ṣe jọmọ́ báyìí ṣá so but mo ti wo àwọn mọ̀sọ́dì ìrìtàn dákọ̀ fún yìí ní ìrọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ mo dẹ̀ rí nínú mọ̀kọ́dímọ̀ ar-raddu ala so ti ìkánà àwọn muhakkikun ló ṣe kí ti Sheikh Rabi' kí sí ti Sheikh Rabi' so ìkánà àwọn muhakkikun ló so ẹ e masọ́dìrì mẹ́ta àbí mẹ́rin náà máa ń dákọ̀ fún ìṣẹ̀lẹ̀ yẹn al-Bidaya wa Nihaya al-Uqud àti Dhaylu Tabaqati al-Hanabila so máa ti wo mẹ́tẹ̀ẹ̀ta yìí ìrìn mẹ́ mo ti wo mẹ́tẹ̀ẹ̀ta yìí ìrìn mẹ́ ara ti ara pé ilé Ibn Taymiyyah ló padà lọ sí bọ̀ wọ́n kọ́ síbẹ̀ wọ́n dẹ̀ àwọn mọ̀sọ́dìrì mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ́mọ̀ fi mo ti wá wá wá wá wá ìrìn mo ti wá wá wá wá ìrìn so but wọ́n máa ń sọ wọ́n máa ń sọ mo tún wá wò pé ìgbà tí wọ́n á lọ wo ẹ̀ẹ́gẹ́kọ̀ rẹ̀ tí tàkìkì tíra rẹ̀ stegọ́ta yẹn mo wá wò pé mo há kéèké rẹ̀ pé òun ò ní fi sí òun ó pé òun ó hà mo wá wò pé nọ́ọ̀sọ̀ àwọn mọ̀sọ́dìrì mo ti lọ wò wọ́n kò sí mbẹ̀ Eh, mujallad fourteen page ninety seven náà sọ nínú albidaya wa nihaya nínú alọ́kọ́dù dòríyà page two hundred and forty kìíní kan náà sọ tí mo ti wo àwọn kìíní dáadáa ìrìn wọn mẹ́ several times mo ti wo ìrìn yàtọ̀ sí yẹn àwọn tí àwọn bòmí tí mo tún dákọ̀ yẹn tún wo lọ wo wájú wo but táwọn ya bá rí sá ní pé wá padà sílé eré bákẹ́ ìyìn tí ìrì mọ̀ sọ́dí rẹ̀ but wọ́n máa ń sọ so but ala kulli hal Ibn Taymiyyah ṣe àbọ́ ṣe ma bá àwọn àkòsómù rẹ̀ ni wọ́n sọ wọ́n sọ wọ́n ní Ibn Taymiyyah wọ́n nígbà tí wọ́n ń wá bá kíríkì Ibn Taymiyyah ní Ibn Taymiyyah kọ̀ọ̀kọ̀ ẹ fílẹ̀ wọ́n ní Ibn Taymiyyah sọ pé imma an yakuna al-haqqu li aw lakum aw lillah wọ́n ní láàrín kó sí pé haqqu yìí tẹ̀mí ni àbí tí àbí tọ́lọ́wọ́n bá ní fa in kana li fi hal tó bá sí pé kí ni tó bá yẹ pé Eh, ẹ̀tọ́ mi ni ah, èmi ti yáfi rẹ̀ wa in kana lakum tó bá ipẹ́yìn lẹ́lẹ̀tọ́ lórí rẹ̀ fa in lam tasma'u minni fala tastaftuni tẹ́ bá ní gbọ́n tí mò ń sọ fún wípé kẹ́ fílẹ̀ ẹ má bí mi fún fatuwa ma wa fa'alu ma shi'tum ẹsì so nígbà tó bá wù lásìkò tó bá wù so akílùkọ rẹ̀ báwọn olùmọ̀ ṣe rí ni o àwọn ọmọ wákìí fi pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ àwọn yòókù àmọ̀ sọ́lá bẹ àwọn pọ́ìntì so bẹ́ẹ̀ àwọn yòókù àmọ̀ sọ́lá bẹ àwọn pọ́ìntì mi bàtà àwọn wákìí fi pọ̀ gan àwọn wákìí fi pọ̀ gan tí Ibn Taymiyyah ní so pẹ̀lú so bẹ́ẹ̀ kàkà ẹ̀ kàkà ìbọ̀ládé. هتسيبه الخامس نعم اديك السادس السادس وهي من أعظم الفوائد أن يشهد أن الجزاء من جنس العمل وأنه نفسه ظالم مذنب وأن من عفا عن الناس عفى الله عنه ومن غفر لهم غفر الله له فإذا شهد أن عفوه عنهم وصفحه وإحسانه مع إساءتهم إليه سبب لأن يجزيه الله كذلك من جنس عمله ويعفو عنه ويصفح ويحسن ويحسن إليه ويحسن إليه ويحسن إليه على ذنوبه ويسهل ويسهل عليه عفوه عفوه وصبره ويكفي العاقل هذه الفائدة نعم السادس إليك فانين وعنكتما أنا يلورو لاتني سورو لوري إني راتي يعني لودا وين wọ́n ní Ibn Taymiyyah ni wàhíyà min a'zamil fawaid nínú àwọn àǹfààní tó ga jù tí wọ́n mọ̀ ronú sí ni wọ́n ní an yashhada anna al-jazaa min jinsil amal kí àná máa wò pé èyí tí wọ́n bá ṣe lèyìn ó gbà èyí tí wọ́n bá ṣe lèyìn ó gbà wa annahu nafsahu zalimun mudhnibun àti pé òun ìwọ gánà fúnra rẹ̀ so alábòsí ni ọlẹ́sẹ̀ ni wọ́n náà ẹlòmíì ti ń gbẹ̀san òun náà sì ń ṣe nafsun kankan yẹn fẹ́lòmíì kódà nínú ọ̀kúbà tọ́nà ọba máa ń ṣe fáwọn tó máa ń kọjá àlà nìyẹn ní pé òun náà ma àwọn èèyàn kọjá àlà àwọn èèyàn kọjá àlà lórí nafsun kankan yẹn lòun náà sì máa ṣe fáwọn yẹn wọ́n ni wa annahu nafsahu zalimun mudhnibun ìwọ náà ma ronú síra rẹ̀ ìwọ náà ma ronú síra rẹ̀ pé alábòsí ni ọ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ wa anna man afa anin nas pé ẹni tó bá sì ṣe kí ni ẹni tó bá yáfi àwọn èèyàn afa Allahu anhu ọlọ́run ọba ó òun náà so ọlọ́run ọba ó yááfì òun náà ẹni tó bá yááfì àwọn èèyàn so ọlọ́run ọba ó yááfì òun náà wọ́n ni wa man ghafara lahum ghafara Allahu lahu ẹni tó bá foríjì àwọn èèyàn ọlọ́run ọba foríjì òun náà wa idha shahida anna afwahu anhum so tí èèyàn bá ń sọre fáwọn èèyàn fi ń sọre fúnra rẹ̀ náà so aljaza'u min jinsi al'amal tó bá ma ń yáfí àwọn èèyàn Ọlọ́run bó yáfí rẹ̀ wọ́nà tó bá ma ń foríjì àwọn èèyàn Ọlọ́run bó ma foríjì wọ́nà ìwọ náà ń ṣe Ọlọ́run bá gánà kódà ìwọ gán sí àwọn èèyàn tó mọ̀ pún ṣe wọn Ọlọ́run bó wa ma sàhálà àwọn àsìbáàbù fún ọ tó fi ma rá foríjì rẹ̀ tó fi ma bọ́kù nu mazlama tó bá ma ń yáfí tó bá ma ń sàmójúkó wallahi kí ni kí ẹ ma wò sí àwọn àjánìbì ní pé àwọn èèyàn tó jìnà láti ilé yẹn gangan ló yẹ kí yẹn ti máa bẹ̀rẹ̀ gbogbo àwọn kíní látọ̀dọ̀ àwọn òbí yẹn látọ̀dọ̀ àwọn ọmọ yẹn ọ̀tọ̀dọ̀ àwọn ìyàwó yẹn alábàágbé yẹn nígbà ah, ẹ no ìyàwó mi náà ah, ìṣẹ̀wá yáfì rẹ̀ tí wá yáfì rẹ̀ ọjọ́ olófẹ́ mọ̀ sí ah no ọkùnrin gbọ́dọ̀ èyí yáfì rẹ̀ ni ìwọ náà ń ṣe ọ̀hún bóyá àwọn tó rọ̀pọ̀ ní sùúrù gan bóyá òun ganú ní sùúrù fún yarhamkallah so bóyá àwọn tó rọ̀pọ̀ ní sùúrù gan pé ah aláì ah ìyàwó mi ah fẹ́ pin mílẹ̀ bóyá àwọn gan ló ti fẹ́ pin lẹ́mì bóyá àwọn gan ló ṣòro láti tẹ́ lọ́rùn bóyá àwọn gan ni wàhálà rẹ̀ pọ̀ so àti ilé gangan lèyìn ó ti mọ bẹ̀rẹ̀ sí ń lo àwọn kíní ìpè ah, torí sẹ́wọ́n tó rọrùn ni àwọn èèyàn kan wà tó yẹ pé téèyàn bá lè ní sùúrù pẹ̀lú wọn kò sẹ́ni téèyàn lè ní sùúrù pẹ̀lú tí a bá ní sùúrù pẹ̀lú àwọn òbí yẹn èyàn ní sùúrù pẹ̀lú àwọn mọ̀lẹ́bí yẹn èyàn ní sùúrù pẹ̀lú ìyàwó yẹn èyàn ní sùúrù pẹ̀lú àwọn alábàágbé yẹn tẹ bá rẹ nìyẹn ló ní sùúrù ń ta ẹ má ẹ má pa ẹ máa wo àwọn èèyàn tẹ máa rí pé wọ́n wà accommodating jù nínú àwọn ọmọ èèyàn ẹ wo bọ́n ṣe ń ṣe fún àwọn mọ̀lẹ́bí wọn ẹ máa wo àwọn tó ṣe pé wọ́n wà aggressive jù àbí wọn wà accommodating jù àwọn ẹ wo bọ́n ṣe máa ń ṣe sáwọn mọ̀lẹ́bí wọn so ilé gangan nìyẹn ó ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí àti bá ń yá fi ẹni yìí ọlọ́run ọbọ̀ forí jèmi náà ti máa ṣàmójúkò fún ọlọ́run ọbọ̀ mọ̀ ṣàmójúkò fẹ́mi náà gbogbo ẹni tí ẹ̀ bá sì nífẹ̀ẹ́ láyé yìí so nínú arkanu gẹ́gẹ́ bí Ibn Qayyim ṣe sọ nínú no kí ló kọ tíra yìí tíra ti Ibn Qayyim ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀fẹ́ yìí so Rawdatul Muhibbin Rawdatul Muhibbin nǹkan mi sọ pé nínú àwọn arkan mahabba ni pé rahma rahma wà ń bẹ so wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma so rahma wà ń bẹ gbogbo ní ó ṣe sọ́bùrù fẹ́ nìyẹn ṣe sọ́bùrù yẹn ṣe rahma tó wá wà pẹ̀lú sọ́bùrù yẹn ṣe rahma tó wà pẹ̀lú sùúrù yẹn sùúrù yẹn tó ń ṣe pẹ̀lú yẹn wallahi nínú nínú nǹkan tó náà bó bí wa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa òun ni pé sáà fi rahma bá wọn lò ni kò sí fadlù lọ́rọ̀ rẹ̀ ẹni tí má sì ń bá wọn yẹn lò lórí ni ṣèbí inú fadlu ni ó ti padà ṣẹ́kù tí wọ́n fi padà bọ́ dí adùn so ṣèbí inú fadlu ni ó ti padà ṣẹ́kù tí wọ́n fi padà fi dí adùn wallahi ó kó rọrùn ṣe rò pé ok ṣe wà rò pé sọ rò pé ọgbọ́n jà náàbì lọ ni nínú ṣe hàn pé nínú ọgbọ́n ohun ì pretend bí ohun ọgọ́ náà wà nù ọgbọ́n kò kìí sọ lọ́gbọ́n ẹni tí ma ń ṣe bóhun gbọ́n gbogbo wà á sọ rò pé gbogbo tó ń ṣe ẹ̀yìn mọ́ kìí sọlọ́gbọ́n ẹni tí ma ń ṣe ìgbà kóhun gbọ́n gbogbo wà nínú ọgbọ́n ni kíyàn pretend di bí ìgbà kó mú ọ̀lọ́hun wà torí gbogbo ẹni tó ma ń ṣe ìgbà pé ọlọ́gbọ́n lòun òun ẹnìkan lè gẹ́ẹ̀tì òun lè ṣe lé òun lè ṣe lé ó padà ní àkàlákèrè yóò burú já ìyàn pẹ̀lú àwọn wọ́n láì nínú ọgbọ́n ni kíyàn máa tàgọ́ fálà èyàn sí ìgbà pé èyàn ò rí èyàn sí ìgbà pé èyàn ò rí àwọn nǹkan tí ò bá ní á dà sí dọ́rọ̀rù àbí tí ò ní àdá sí kìíní ọ̀ tó rí pé nafsu ṣẹ́rí kìíní kan wà láì ẹ̀mí máa ń fi sí ọ̀dọ̀ ẹni tí ń rí rahma ṣáfàkọ̀ lọ́dọ̀ rẹ̀ wallahi eléyà òdòdó ni ẹ̀mí máa ń fi sọ́dọ̀ rẹ̀ gan ah kí lẹ rò pé ẹlòmí ọlọ́wọ́ bá fi máa ń jẹ́ wọn ò rí sáfàkọ̀ látara ẹ̀ wọn ò rí rú kéèpẹ́yà wọ́n lè mọ́ rí náà àmọ́ wọn ò rí tó ilé téèyàn bá ń wá kó kíá pé ẹ̀mí àtàwọn mẹ́rin wọn ò rí rọ́ṣmà sáfàkọ̀ látọ̀dọ̀ rẹ̀ wọn ò rí rọ́ṣmà wọn ò rí sáfàkọ̀ látọ̀dọ̀ rẹ̀ kódà ké nínú rọ́ṣmà rẹ̀ ni pé téèyàn bá ń rí pé wọ́n sàṣìṣe kéèyàn pé wọ́n sàkèsì kódà òun gangan ni ọgọ́ yà rọ́ṣmà èèyàn gbọ́dọ̀ mọ́ òun wọ́n tó mọ̀ lọ́fin lọ́nà ṣe wá ṣe àwọn tó fọ́nì ní pé wàláhì ọlọ́run bá tóbi gan tí nǹkan bá wá látara rahma nǹkan wà nǹkan mìíràn ẹ ti sọ bóyá láti kódà ẹ ti sọ látọdún méjì sẹ́yìn ẹ wá padà rí wọn wá ń ṣe ah. gbogbo kí lẹ́tẹ̀ ah ní ah, tèmi ti sọ látọdún méjì sẹ́yìn tẹ́ ẹ̀gbọ́ tèmi gbà wọ́n rí pé ah, ẹni yìí ìdí tó fi ń sọ ó fẹ́ dáadáa fún fi wá gba star lọ́dọ̀ àwọn èèyàn Ah, alhamdulillah even my family so ara ah. wọ́n rí rahma wọ́n rí ṣafakọ̀ ní ẹ̀mí máa ń fi sọ́rọ̀ ẹni tó ń rí rahma àti ṣafakọ̀ lára rẹ̀ pé à ah, ẹni yìí yóò pọ̀nyàn lé yóò gbọ́yìn yóò kí ẹ̀ fún yín lórí àdánwò yín yóò wà fún yín nígbà tẹ́ bá ní bùkátà sí so yóò wà fún yín nígbà tẹ́ bá ní bùkátà sí irú ẹni báwọn irú èèyàn báwọn ló rọrùn fún láti láti tún ọ̀pọ̀lọpọ̀ tó nǹkan tó pọ̀ lọ àwọn èèyàn sí eléyẹ má ṣe má eléyẹ má ṣe má eléyẹ má ṣe má eléyẹ má ṣe má wọlá àwọn èèyàn ẹlòmíín gbà wá Allahu akbar ṣe mọ̀ pé ẹnìkan wà ó ráwọn kan àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ táwọn kan fi ń mugbó tó ṣàfi wà pẹ̀lú tó ṣàfi ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kan tó ń mugbó ó wá bá wọn sọ̀rọ̀ látara pé wọ́n rí rọ́hìmà wọ́n rí sáfákọ̀ mẹ́ wàláhì ẹni tí mo bó yẹn ìmáàmù bẹ́yà ìmáàmù àwọn tó mú bó yẹn ó wá ń takò ó sàn takò kankan tó jẹ́ nkankan bídà ó ń gbé lẹ́yìn ẹni tó mú bó yẹn ó dẹ̀ nífẹ̀ẹ́ dẹ̀ látara pé ẹni yìí ti sọ fún orí ẹni yìí sáfákọ̀ rọ́hìmà ló ṣe àwọn kó padà fi gbóyàn lẹ àníṣẹ́ báwọn yẹn ṣe máa ń gbà nǹkan látara rahima ṣafakọ̀ ẹlòmíràn àní ìtàn sọ nìyẹn pé ẹlòmíràn ò pé ah, ṣòro páwọn tí àwọn tí wọ́n ní rahima ṣafakọ̀ ṣòro páwọn náà ò rí nǹkan rí ni ṣòro pé àwọn náà ò rádánwò lára àwọn fámìlì wọn ò rò pé wọn ò rí nǹkan tí wọ́n rí ni ṣé ìwọ nìkan ni fámìlì rẹ wá burú láyé ìwọ nìkan ni ìyàwó rẹ ò dá láyé ṣòro páwọn tán ní rahima ṣafakọ̀ ṣòro páwọn ò rí nǹkan tí wọ́n rí ni ìwọ lọ wá gbọ́n ah, no no no ah abúkíní no no don't, don't, don't do that májò mú ọlágọ́ májò mú ọlágọ́ májò mú ọlágọ́ òun ká gbogbo èèyàn ló fẹ́ gbọ́n gbogbo èèyàn ló sì rò pọ́ òun gbọ́n so ọgbọ́n wájé káwọn èèyàn máa wá pín yẹrẹ̀lẹ́ kama dáwà láì bára wọn sí wọ́n ni fa idha shahida anna afuwahu anhum wa safhahu wa ihsanahu wọ́n ní tó bá ti rí pé ìyáfi wọn ìdáríjì wọn àti wà ihsanahu àti dáadáa rẹ̀ máa isa'atihim ilayhi pẹ̀lú pé àwọn ń ṣe aburú sí sababun li an yujziyahu Allahu kadhalika min jinsi amalihi ó lè jẹ́ sábàbí tọ́lọ́wọ́ bó fi san nírú ẹ̀san rẹ̀ rẹ̀ tó bá padà lọ́tán ẹ máa wo ẹ máa wo báwọn tán máa ń so mọ̀lẹ́bí ẹ máa wo impact wọn tán bá kú tán tọ́lá àwọn yẹn náà ti mọ̀ pé ah bàbá yìí ó ti pẹ́ ń kálukú yóò ti gbìyànjú yóò ti ṣe kínní àwọn èèyàn mọ̀ àwọn èèyàn mọ̀ kódà bí wọn ò bá mọ̀ láyé pé gbogbo ẹ̀ náà ó padà ṣe é ṣe é wọn ò padà mọ̀ lọ́jọ́ kan náà ni wọ́n padà kú torí pé àwọn tó bá kó àwọn kan yóò ṣẹ́kù pẹ̀lú ọ̀nà yálà kíwà rẹ ìwà tó ti wù kó mọ́ àwọn ìwà tí wọ́n ń wù àwọn àbúrúkú tí wọ́n ń wù kó mọ́ ọ̀rán létí wọn pé à ẹni yìí lòun jẹ́yàn dáadáa àbí wà dáadáa tí wọ́n ń wù kó mọ́ tó rán létí wọn pé àbẹ́ni yìí náà sí máa ń ṣe náà ni so kò lè gbé kò lè gbé láyé láyé kí lẹ rò pé ṣe lásán ni ṣe lásán ni àwọn èèyàn àwọn èèyàn mílíọ̀nù sí kẹ́ máa àtẹ́ndì jànáza Ibn Taymiyyah sí ẹmọ kan wọ́n ní kọ̀nàtírì mọ̀kọ́ ń tọ́rọ̀ níbi tí mi àmà fi ń ṣe sọ́rọ́kọ̀ nínú àwọn nǹkan tí ó dẹwà bá Ibn Taymiyyah wọ́n fi gbogbo ẹ̀ ṣe sọ́rọ́kọ̀ náà gbogbo àwọn èèyàn ó bá àwọn èèyàn ìfẹ́ àwọn èèyàn wà lọ́kàn rẹ̀ kí lẹ̀ rò fà àti mùsùlùmí àti kèfèrí àtà ọ̀tá rẹ̀ gan ah, ọ̀tá ni wá pẹ̀lú rẹ̀ ah Ibn Makhluf sọ́nà so Al-Imam Ibn Kathir dákọ̀ nínú al-Bidaya wa an-Nihaya so Ibn Makhluf sọ pé ah Ibn Taymiyyah eh, ìgbà tó tún lágbára ó tún yáfi wà náà ẹ wá wo bí àwọn èèyàn ṣe wá àtẹ́ndì janaza Ibn Taymiyyah ẹ wo janaza bàbá Bin Baz náà a ní ẹ mọ̀ gbọ́ fatuwa bàbá Bin Baz báyìí ẹ sì mọ̀ Rahma àti Shafaqah kódà Rahma àti Shafaqah yẹn máa ń lágbára rí bìbòmí pé ẹlòmí máa fẹ́ utilize ẹ̀ yóò pé à ah, ṣe rí rahma àti ṣafakọ̀ wallahi kò túmọ̀ pé yẹn compromise kò sí kò sí túmọ̀ pé tí yẹn bá ní rahma àti ṣafakọ̀ kò túmọ̀ pé ní ẹlòmí ò ní padà compromise yóò mọ̀ compromise torí ó fẹ́ rahma àti ṣafakọ̀ ó fẹ́ direct ẹ̀ sọ́dọ̀ tiẹ̀ kì í ṣe síbi ẹ̀sìn ọlọ́run ọba torí báyìí pé bí ẹ̀sìn ọlọ́run ọba ni ó wò pé ẹ̀sìn ọlọ́run ọba wo ló fẹ́ darí àwọn èèyàn sí ẹ̀sìn ọlọ́run ọba tó dúró déédéé tí ó ládàá dálẹ̀ nù rẹ̀ all strive fún kádàá dálẹ̀ máa wà nù rẹ̀ but tó bá ti di pé à ah, pé ìra rẹ̀ ló fẹ́ divert àwọn èèyàn sí kò gbogbo orú àwọn èèyàn ni ó fẹ́ gbà yóò sì fẹ́ sí gbogbo tí gbogbo yẹn ẹ wo sẹ́kùnrin bá sí náà ìwàtán kó ẹ̀wọ̀n kan àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n ń sọ nǹkan tí bàbá ṣe fáwọn ẹlòmí kéèyàn ní gbèsè millions ìfà millions in real ah, bàbá bí bá sí ló bá òun gbọ́ olóòjọ́ òun ti wò pé ah òun ó ṣẹ̀wọ̀n àbí bá ṣe lọ bá wọn gbọ́ tẹ bá gbọ́ tẹ bá wo bàbá yìí náà pé bàbá yìí ah adú gbogbo ohun tí wọ́n rí yìí náà gbogbo ẹ̀ náà eléyìí ó lọ síbi eléyìí ó lọ síbi ẹ wo náà ẹ wo ẹnìkan tẹ́nìkan sọ ń gbà kan ó ní ìgbà tó ń wà ní student ní ní Riyadh ó ní lẹ́yìn dársi lọ́jọ́ kan so wọ́n sọ fún Sheikh bin Baz pé ah Sheikh bin Baz ẹ ẹ máa bọ̀ wálé wọn ẹ wá jẹun lónìí so kí wọ́n inshallah ilé ẹ̀nà làwọn sì ti jẹun so làwọn ti wà jẹun so wọ́n á ní so ní pé abó làwọn sọ ní pé kó kan náà ó wá tẹ̀lé wọn lọ sí ìjókòó àwọn lọ́ba lọ́ba àwọn lóye lóye àwọn sọ fún àwọn fi sọ pé ẹ jẹun ẹ jẹun ẹ jẹun gba nínú nù nù wá àwọn ò jẹun àwọn ò jẹun àwọn ò pé ẹ eh, àwọn ti gbogbo òun sì ń rò pé ṣe gbọ́nàzọ̀ nígbà tẹ́lẹ̀ búrẹ́dì àti kìíní òun nílé wọ́n ṣe gbọ́nàzọ̀ jẹun mẹ́wọ̀n wọn ni wọ́n bàtà wọn délé òun ń ṣe àwọn búrẹ́dì àti wọn bá nǹkan tó wọn ní òun ṣe àwọn amújáde ṣe gbọ́nàzọ̀ wọn jẹun ah, ah, oúnjẹ tó da lélẹ̀ pé oúnjẹ tó da lélẹ̀ àwọn ọmọ wa kìfù yìí ò lè tán lẹ́mí àwọn yẹn àwọn wa kìfù tí ò lè tán lẹ́mí àwọn yẹn ni àwọn wa kìfù yẹn wàláhì téèyàn bá wà láyé yóò mọ̀ rántí ṣẹwárí ṣẹwárí in tó fọ́nì jù ni pé àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tèmi máa ń rí ni pé kódà yín tẹ̀sẹ̀ fẹ́ lómi gan ẹ wò pé kẹ́ kò pọ̀ bóyá lómi gbogbo ń tẹ́ ẹ̀bùn orí láyé ẹ̀bùn ju twenty thousand yóò sì tún sọ pé ah àfa àwùjọ kan ebi ń pa ọmọ ìwọ tí ẹ tó mọ̀ pé ebi ń pa ọmọ rẹ àfa sì bùnmi twenty thousand yóò sì àmọ sọ́ọ̀kì bí ó sì mọ sọ́ọ̀kì mú wáyé bí ẹ wá ṣàìdáná bí ó sì sọ náà àwọn àwọn àwọn ò ní géèjì so wọ́n ni fayafu anhu wa yasfah wọ́n ni wa yuhsinu ilayhi ala dhunubihi yóò tún wá ṣe dáadáa sí lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ni wa yashulu alayhi afuhu wa sabruhu wọ́n ni yóò wá rọrùn fún ìyáfẹ́ rẹ̀ àti ìṣe sùúrù wọ́n wà lọ́dọ̀ rẹ̀ ó ti in tó ban ṣe fún irú nkan tó ń ṣe fun awon eyan ẹ wo hadith arrahimun na so arrahimun yarhamuhum arrahman so al-hadith ya al-musalsal bil awwaliyya so hadith ta won eyan tí wọ́n ta won afa kọ́kọ́ ma ń gbà lọ́dọ̀ àwọn afa wọn wa wa hadathana bihi al shaykh Mustafa Mubram lakin laysa awwal ma sami'na minhu kìí sí nǹkan tá gbọ́ ní ni so hadithi al-musalsal bil awwaliya so ní pé nǹkan alákọ̀ọ́kọ́ táwọn kọ́kọ́ gbọ́ lọ́dọ̀ àfá wọn ní pé àwọn fẹ́ kí ó báyìí arrahimuna yarhamuhum arrahmani irhamu man fil ard yarhamukum man fis sama so ó gba ó gba kí yẹn ṣe sáàyù gan sábàlá yìí gan ọ̀pọ̀lọpọ̀ yẹn ni máa ń jà sí àdìlú lónìí kò ní fàdìlù kankan tó fi ń sẹ́kù fúnra rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ náà tọ́ eléyìí gbà eléyìí ọgbà eléyìí ọsẹ́ eléyìí ọsẹ́ náà ni والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والله أعلم